Let's rise to our feet, please. As you sing, like David sang, shouted like David shouted, before we go into our prayer session now, Jesus is here. His power is in this place. What a mighty God we serve. What a mighty God we serve. What a mighty God we serve. What a mighty in anybody's pot. In the name of Jesus, open your mouth and shout, I want you. I shall not be meeting anybody's pot. In the name of Jesus. Thank you, Jesus. In Jesus' name we pray. Ní orúkọ Jésù lágbàdúrà. Amen. Àmín tó rinlẹ̀. Have your seat, God bless you. Ẹ jókòó Olúwa yóò bùkún fún yín. And let's take our Bibles. Ká sì mú Bíbélì wa. The mysterious power. Agbára àdìtú. Of location. Ti ibi tí ènìyàn wà. The mysterious power agbára àdìtú of location ti ibi tí ènìyàn wà the mysterious power agbára àdìtú of location ti ibi tí ènìyàn wà. In Jeremiah chapter eighteen. Nínú ìwé Jeremiah orí kejìdínlógún. Verse two. Ẹsẹ̀ kejì. Jeremiah chapter eighteen. Ìwé Jeremiah orí kejìdínlógún. Verse two ẹsẹ̀ kejì. The mysterious power. Agbára the top location. Ti ibi tí ènìyàn ń wà. Jeremiah eighteen two. Ìwé Jeremiah orí kejìdínlógún. Here ẹsẹ̀ kejì. God was speaking to Jeremiah. Níyìn ni Olúwa ń bá Jeremiah sọ̀rọ̀. God said. Ọlọ́run wípé. Arise. Dìde. And go down. Sọ̀kalẹ̀ lọ to the potter's house. Sí ilé amọ̀kòkò. And there. Níbẹ̀. There. Níbẹ̀. That is in that location. Ìyẹn ni pé ní ọ̀gángangán ibẹ̀. I will cause thee to hear my word. Lè èmi ò mú ọ gbọ́ ọ̀rọ̀ mi. There. Níbẹ̀. I will cause thee ni èmi ó mú ọ. to hear my word. gbọ́ ọ̀rọ̀ mi. the question is. ìbéèrè náà ni eléyìí. why couldn't God talk to Jeremiah where he was. ìdí rẹ̀ tí ọlọ́run òfin bá Jeremiah sọ̀rọ̀ níbi tó wà. why did he ask him to go to a particular location. èyí ṣe tó fi ní kó lọ sí ibì kan ní ìpàtó. to hear from God. láti gbọ́ láti ọ̀dọ̀ ọlọ́run wá. it is telling you. ó ń sọ fún yín. about the power of location. nípa agbára ọ̀ọ́kán ibi tẹ́nìyàn wà. it is telling you ó ń sọ fún yín. about the power of location. nípa agbára ọ̀kan ibi tí ènìyàn wà. that is. èyí ni wípé. certain breakthroughs. àwọn àlàjá kan ní pàtó. certain words from God. àwọn ọ̀rọ̀ kan tó ti ọ̀dọ́ Ọlọ́run wá. certain utterance. àwọn gbólóhùn ògidì kan. certain prophetic pronouncement. Àwọn ìkéde ìsọtẹ́lẹ̀ kan. is tied to particular location. Àsowọ́pọ̀ mú agbègbè kan. To go to somewhere else would be a waste of time. Láti lọ sí ibòmíràn ìfàkókò ṣòfò ní. Because it's tied to that location. Nítorí pé àsopọ̀ mú agbègbè kan. Please keep that at the back of your mind. Ẹjọ́ ẹ kékeré wà ní òkun àyà yín. There is power in location. Agbára wà nínú agbègbè. There is power in what we call a place. Agbára wà níbi kan. In First Kings chapter seventeen. Nínú ìwé àwọn ọba kìíní orí kọkàndínní kẹtàdínlógún ẹsẹ̀ keje. First Kings chapter seventeen. Ìwé àwọn ọba kìíní orí kẹtàdínní ogún. eight. Ẹsẹ̀ kẹjọ. Talking about Elijah. À ń sọ nípa Elijah níhìn. First Kings seventeen. Ìwé àwọn ọba kìíní orí kẹtàdínní ogún. eight. Ẹsẹ̀ kẹjọ. And the word of the Lord came unto him saying. Ọ̀rọ̀ Olúwa tọ̀ wá wípé. Arise. Dìde. Get thee to Sarifat. Lọ sí Sarifati. Which belongeth to Zidon. Ti Sidoni. And dwell there. Kí o sì máa gbé ibẹ̀. Dwell there. Kí o sì máa gbé ibẹ̀. Behold, I have commanded a woman there. Kíyèsí èmi ti pàṣẹ fún obìnrin opó kan níbẹ̀. To sustain thee. Láti máa bọ̀. Dwell there. Máa gbé ibẹ̀. I have commanded a woman there. Èmi ti pàṣẹ fún obìnrin opó kan níbẹ̀. To sustain thee. Láti máa bọ̀ And so he arose. Òun sì dìde. And went to Sarephath. Ó sì lọ sí Sarephath. And when he came to the gate of the city. Nígbà tí ó sì dé ibodè ìlú náà. Behold the widow woman was there garden of six. Kíyèsí obìnrin opó kan ń ṣa igi jọ níbẹ̀. And he called to her. Ó sì ké sí i. And said fetch me I pray thee. Ó sì wí pé jọ̀ọ́ bù mí omi díẹ̀. A little water in a vessel that I may drink. Fún mi. And as he was going to fetch it, kí èmi kí ó and said bring me I pray thee a morsel of bread in thy hand. the woman was there. obìnrin yìí wà ní ibẹ̀. in that particular location. ní agbègbè yìí ní pàtó. Please follow up what we're saying now. bá ń So you can understand the power of location and how to pray. Kí àti láti mọ bí Now in the book of Mark chapter eight. orí Mark chapter eight in the New Testament. orí Mark chapter eight. orí Verse twenty-two. Ẹsẹ̀ This is a very interesting story. ọ̀rọ̀ àìtàn tó lárinrin lè jẹ́. Mark chapter eight. Ìwé Mark orí ìkẹjọ. Verse twenty-two. Ẹsẹ̀ kejìlélógún. If I dare say yes. Tí a bá ti ṣí ojú ìwé ìkàwé pé bẹ́ẹ̀ ni. Mark eight twenty-two. Ìwé Mark orí ìkẹjọ ẹjọ ẹsẹ̀ kejìlélógún. And he cometh to Bethsaida. Ó sì wá sí Bethsaida. And they bring a blind man unto him. Wọ́n sì mú afọ́jú kan wá sọ́dọ̀ rẹ̀. And besought him to touch him. Wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó fi ọwọ́ kàn án. What did Jesus do? Kí lóhun tí Jésù ṣe? And he took the blind man by the hand. Ó sì mú afọ́jú náà lé ọwọ́. And led him out of that town. Ó sì fà á jáde lọ sẹ́yìn ìlú. And when he had spit unto his eyes. Nígbà tí ó sì ti tọ́ sí i lójú. He put his hands upon him. Tí ó sì gbé ọwọ́ rẹ̀ lé. And he e. asked him if he saw hot. Ó bí léèrè bí ó rí ohunkóhun. And he looked up and said, I see men as trees walking. Ó sì wòkè, ó sì wí pé mo rí àwọn ènìyàn dàbí igi wọ́n rìn. He put his hands again upon his eyes. Lẹ́yìn èyí, ó sì tún fi ọwọ́ kàn án lójú. And made him look up. Ó sì mú kí ó wòkè. And he was restored. Ó sì sùn. And saw every man clearly. Ó sì rí gbogbo ènìyàn gbangba. Twenty-six ìkẹyìn dín ní ọkàn. and he sent him away to his house. ó sì rán padà lọ sí ilé rẹ̀ wípé. neither go into the town don't go into that town. má ṣe lọ sí ìlú yìí má lọ sí ìlú yìí. nor tell it to any in the town. kí o má sì sọ fún ẹnikẹ́ni ní ìlú. He was in a town called Bethsaida. Ìlú kan ni ó wà tá à ń pè ní Bethsaida. The man wanted to be healed. Arákùnrin ó ń fẹ́ ìwòsàn. Jesus took him out. Jésù fà á lọ́wọ́ ó of that city. Kúrò ní ìlú náà. outside the city. Kúrò lónìlú náà. it was outside the city the miracle took place. Lóde ìlú yìí ni iṣẹ́ ìyanu rẹ̀ ti ṣẹlẹ̀. and when he had healed the man. Nígbà tó wá sí wo ọkùnrin náà sùn. don't go back to that town. Ó tún kì í nílò pé má padà lọ sí ìlú yìí. don't go back to that town. Má padà lọ sí ìlú yìí. olùfẹ́. there is power in location. Agbára wà nínú agbègbè. And it's a very very serious matter. Ọ̀ràn tó sì le gidigidi ló jẹ́. Location has a high significance. Agbègbè tẹ́nìyàn wà ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Whether to God or to devils. Bóyá sí Ọlọ́run àbí sí àwọn èṣù. This is why they say he has relocated you to where you should not be. Tó bá jẹ́ pé ọ̀tá ti ṣì ọ́ dájọ́ sí òye kọ́. Receive divine relocation in the name of Jesus. Ẹ ìdarí tó ti ọ̀tá. Let your amen roll agenda. kí àmì ró bí àrá. Look ẹ̀wò. this is hand my hand now. ọwọ́ mi ní lókè nísìnyí. if at this joint. tó bá yẹ pé ní ibi igun ọwọ́ mi there is a dislocation. tí egungun bẹ́ẹ̀ bá yẹ̀. it will tell me there is dislocation. a sọ fún mi pé wàhálà kan wà. with pain. pẹ̀lú ìrora. the pain there. ìrora tó wà níbẹ̀. is a messenger. òun ni òjíṣẹ́. telling you <laughs> there is dislocation here. tó ń sọ fún ọ pé egungun rẹ ti yẹ ní. there is dislocation here. egungun rẹ ti yẹ ní. so the reason many of us are struggling and sweating where we are. torí náà ìdí púpọ̀ ni wọ́n fi ń là kàkà tá ń làágùn níbi tá a bá wà. there is dislocation. nítorí pé nǹkan ti yẹ. when you are not in the right place. ẹ ò sí níbi tó yẹ kẹ́ ẹ wà. it's like a bone not in the right place in the body. ó dàbí egungun tí ó wà ní ipò tí ó yẹ kó wà nínú àgọ́ ara. the person will swell up. Ibẹ̀ á wú. The place will be painful. Ibẹ̀ á máa rora roni. If they touch it, will be shouting. Wọ́n bá fọwọ́ kan èèyàn á máa pariwo. Because there is dislocation. Nítorí pé egungun tó wà níbẹ̀ ti yẹ̀. When a life too is dislocated. Nígbà tí ayé ènìyàn gan bá yẹ̀ bàrà. There will be pain. Ìrora wà. There will be trouble. Ìrora wà. And you won't know that it is dislocation. Èyàn ò sí ni wá mọ̀ pé èyàn ṣi ibi tó yẹ kó wà. It is possible for a person. Ó ṣeé ṣe fún ènìyàn. To uproot himself from where God has planted Láti fa ara rẹ̀ tú kúrò níbi tí Ọlọ́run fẹ́ kó wà. God plants somewhere. Ọlọ́run fi ọ kalẹ̀ sí ibì kan. You uproot yourself from Tó bá fara rẹ tu kúrò níbẹ̀. Anywhere you go and plant yourself. Ibi yóò mú tó bá lọ gbé ara rẹ kalẹ̀ sí. When you have uprooted yourself from where God wanted you. Nígbà tó ti fara rẹ tu ti gbòǹgbò ti gbòǹgbò kúrò. It is dislocation. Èèyàn fi ara rẹ̀ kúrò ní ipò tó yẹ kó wà. And suffering will start. Ìjìyà á sì bẹ̀rẹ̀. That's why you should pray. Ìdí rẹ̀ rí tẹ̀ láti gba àdúrà. Father. Pé bàbá. Let me be divinely connected. Jẹ́ kí a so mí pọ̀ láti ọ̀run wá. To my God appointed location. Sí agbègbè tí Ọlọ́run ti yàn fún mi. In the name of Jesus. Ní orúkọ Jésù. Say father. Pé bàbá. Let me be divinely connected. Jẹ́ kí a so mí pọ̀ láti òkè ọ̀run wá. To my God appointed location. Sí agbègbè tí Ọlọ́run ti yàn fún mi. In the name of Jesus. Ní orúkọ Jésù a serious prayer. Àdúrà tó ṣe pàtàkì ni. Your location in life. Agbègbè tẹ bá wà láyé. Determines your allocation in life. Òun ni ó ṣokùnfà ohun tí a fi fún yín láyé. What is going to be allocated to you? Ohun tí ìpín yín yóò jẹ́ láyé. It depends on your location. Ó ní ṣe nípa ibi tẹ bá wà. Everything is not good everywhere. Ohun gbogbo kọ́ ló dára ní ibi gbogbo. If you are wrongly located, you will be dislocated. Tí ẹ bá wà ní agbègbè tí ò yẹ kẹ́ wà, ẹ ti ṣe agbègbè wà nìyẹn. This is a serious matter. Ọ̀ràn tó le leléyìí jẹ́. And this is what's going to be the focus of our next group of prayers. Èyí èyí ó sì jẹ́ ohun tí àdúrà wa yóò gbajúmọ́ nísìnyí. You must be where you should be. Ẹ ń láti wà ní ibi tó yẹ kẹ́ wà. To become the person you should be. Láti di ẹni náà tí ó yẹ kẹ́ jẹ́. There are some people who are supposed to be here now. Àwọn mìíràn wà tó yẹ kọ́ wà láàrin wa ní. The only reason they are not here. Ìdí kan ṣoṣo tí wọn ò fi sí nìyí. It's because they say. O ní pé wọ́n wí pé. Don't come here with naked dresses. Ẹ máa wá sí pẹ̀lú aṣọ tó ń wọ́n wà ní òkú. Don't wear this kind of dresses. Ẹ máa wọrú aṣọ báyìí. Don't paint this, don't paint that. Ẹ máa kun eléyìí, ẹ máa kun ìyẹn. Don't use this, don't use that. Ẹ máa lo eléyìí, ẹ máa lo yẹn. just because of that. Nítorí ìdí kan ṣoṣo yìí. They are not where they should be. Ni wọn ò ṣe sí níbi tó yẹ kán wà. And it is dislocation. Ó sì jẹ́ ṣíṣe agbègbè wa. Your location determines your outcome and your results. Agbègbè tẹ bá wà ó ní ó ṣokùnfà ohun tẹ ó rí àti èsì tẹ ó rí gbà. This is a very serious matter. Ọ̀ràn tó le lélẹ́yìí jẹ́. What to do? Ohun tó yẹ ká ẹ ṣe. And where to be. Àti ibi tó yẹ ká ẹ wà. Is the mother of whom to be. Òun ni màmá ohun tí ó dà. What to do? Ohun tó tẹ́ ó ṣe. Where to be. Ibi tó yẹ kẹ́ ẹ wà. Is the mother of whom to be. Òun ni ìyá ẹni tí ó yẹ kẹ́ ẹ jẹ́. Once you location. Ní kété tẹ bá ti ṣe agbègbè wa. Wrong location is the mother of frustration. Kéèyàn ṣe agbègbè wa, ó jẹ́ òkùnfà ohun tí ń mú ìdáyàfò bá ni. Many of the problem in business is wrong location. Púpọ̀ nínú àwọn ìṣòro tó wà ní àyíká yẹn, ó wá látàrí kí wà kéèyàn wà ní agbègbè tí yẹ kó wà. The power of location is a serious matter. Agbára agbègbè tó tọ́ ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. You can't put a coffee shop inside a supermarket. Ẹ ò lè fi pósí kẹ wá máa tà nínú ilé tán ti ń tajà. And you cannot say, well, uh, I want to go and start a business. Tàbí ẹ wá kọ́ bẹ̀rù. And you cannot care where you put it. Ẹ wá pìkítà ibi tẹ gbé òwe. So your location determines. Torí náà ibi òwò ibi tẹ wà, òun ni ó ṣokùnfà. Who you see. Ẹni tẹ ó rí. And who sees you. Àti ẹni tó rí yín. So you need to ask yourself questions before we start praying now. Torí náà láti béèrè béèrè lọ́wọ́ ara yín ká tó bẹ̀rẹ̀ sí gbàdúrà nísìnyí. The question is. Ìbéèrè náà ni pé. Where am I? Níbo ni mo wà? Where am I? Níbo ni mo wà? You need to do an honest assessment of your life. Ó yẹ ká ẹ ṣe àyẹ̀wò fínífíní òtítọ́ fún ara yín. At the moment. Lọ́wọ́lọ́wọ́ yìí. You need to sit down. Ó yẹ ká ẹ jókòó. And have a meeting with you. Kẹ́ ẹ sì ṣe ìpàdé pẹ̀lú ara yín. Have a meeting with yourself. Kẹ́ ẹ ṣe ìpàdé pẹ̀lú ẹ̀yin tìkára yín. Where Amen. Níbo ni mo wà? From the few passages we've read, Láti bí àwọn àyọkà díẹ̀ ta kà. There are some messages. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run díẹ̀ wà. That God will never pass to the same person. Tí Ọlọ́run kò ní fi ṣọwọ́ sí ẹnìkan náà. Until they have changed location. Títí wọ́n fi pa ibi tí wọ́n wà dà. Some words can never be received from God. Because the people who had to receive the words. They have not moved. To the place designated for that word. Everywhere is not mountain of fire. Mountain of fire is mountain of fire. Gbogbo bí kọ́ ni orí òkè náà àti iṣẹ́ ìyanu. Orí òkè náà àti iṣẹ́ ìyanu. Orí òkè náà àti iṣẹ́ ìyanu. Jesus said. Jésù wí tarry ye in Jerusalem. Ẹ dúró ní Jerusalem. Until ye be endued with power. Títí a ó fi fi agbára wọ̀ yín. Tarry ye in Jerusalem. Ẹ dúró ní Jerusalem. Until ye be endued with power. Títí a ó fi fi agbára wọ̀ yín. Jerusalem was the forwarding address for the baptism of the Holy Spirit. Jerusalem ni àdírẹ́sì ojúlé tí wọ́n fi fi baptism ti ẹ̀mí mọ́ fún. Why was Jerusalem the forwarding address? Èé ṣe Jerusalem fi jẹ́ ojúlé tí wọ́n fi fi baptism ti ẹ̀mí fún wọn. Why could God not say to Jeremiah, stay in your house, I will talk to you? Kí ló dé tí Ọlọ́run ò sọ fún Jeremiah pé dúró nínú ilé rẹ̀, n bá ọ sọ̀rọ̀? Why is he saying go to the potter's house? Èé ṣe tó sọ pé lọ sílé amọ̀kòkò. Why is God crying out, Adam, where are you? Èé ṣe tí Ọlọ́run ń ké sọ pé Ádámù níbo ló It means this. Ó túmọ̀ sí ìrírí. there are some breakthroughs. àwọn àlàjá kan wà. some spiritual experiences. àwọn ìrírí ti ẹ̀mí kan. that are tied to some specific and particular places. tí a so mú àwọn agbègbè kan ní pàtó. What do you think will have happened to Elijah? Kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ sí Elijah? If when God said leave this chariot. Tó bá jẹ́ pé ńgbà tó lọ sọ pé fi agbègbè sílẹ̀. Go to Sarifat. Lọ sí Sarifati. That's where I'm going to feed you. Níbẹ̀ ni wọ́n ti bọ̀ If the prophet had said no sir. Tí wòlíì bá sọ pé alàgbà kò rí bẹ́ẹ̀. I'm not going. Èmi ò lọ. I'm not going. I want to remain here. Mi ò lọ, mo fẹ́ wà sí níhìn. I'm not leaving. Mi ò fi bíbà yìí sílẹ̀. He will have died of hunger. Ebi ìbá pa ni. Especially since ravens were even feeding him there. Pàápàá nígbà tó jẹ́ pé àwọn ẹyẹ èwò gan-an wá ń bọ níbẹ̀. Things will have gone wrong for Elijah that time. Àwọn nǹkan ò bá ti ṣọwọ́ òde fún Elijah ní ìgbà náà. Because the forwarding address. Nítorí pé ojúlé tí iṣẹ́ wà fún. Of subsequent miracles. Ti àwọn iṣẹ́ ìyanu tó ń bọ̀ wá. Had been changed. A ti yí i padà. But he himself. Ṣùgbọ́n fúnra rẹ̀. Refused to move. Ó kọ̀ láti gbé ìgbésẹ̀. This is a very serious matter. Ọ̀rọ̀ pàtàkì lélẹ́yìí jẹ́. So there are some messages. Torí náà àwọn iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà wà. There are some spiritual experiences. Àwọn ìrírí ti ẹ̀mí kan wà. There are some blessings. Àwọn ìbùkún kan wà. There are some breakthroughs. Àwọn àlàjá kan wà. That you have to be in specific location. Tó jẹ́ pé láti wà ní agbègbè kan ní pàtó. At specific time. Àti ní àkókò kan ní pàtó. To receive them. Kẹ́ bá a lè rí wọn gbà. I'm praying for you this month. Mo gbàdúrà fún yín ní òwúrọ̀ yìí. At any power that has relocated you from your place of breakthrough. Fi agbára tó ti ṣì ní ìpò padà níbi tẹ́wà. Shall be disgraced in the name of Jesus. Á gba ìtìjú ní orúkọ Jésù. Any power that wants you to be in the wrong place. Agbára tó fẹ́ kẹ wà níbi tí ò yẹ kẹ wà. Shall perish in the name of Jesus. Yóò ṣègbé ní orúkọ Jésù. Close your eyes where you are. Ẹ ojú yín níbi tẹ bá wà. If you are here this morning. Tẹ bá wà ní ìní òwúrọ̀ yìí. And you are not born again. You have not yet surrendered your life to Jesus. tí ì want to give you a wonderful opportunity. Before we start praying now. You are here you want to surrender your life to Jesus. Just raise up your right hand where you are. Ẹnu ọwọ́ tí ń sókè níbikíbi tẹ bá wà. And say what I'm going to say after. So, Father pé the name of Jesus. I come before you now. Lord Jesus. come into my life. take control of my life. àkóso ayé mi. In Jesus' name. Ní orúkọ Jésù. Amen. You said that short prayer with me. Ẹ bá gba àdúrà kúkúrú yìí Immediately we close. Ní kété tá bá parí ìpàdé. Just find a way to the altar here. Ẹ máa bọ̀ ní ibi pẹpẹ ní. So that we can help you more. Ká lè ràn yín lọ́wọ́ síwájú sí Let's rise to our feet beloved. Ẹ jẹ́ ká dìde dúró olùfẹ́. Like a desperate warrior. Bí ológun tó ti sún kò gírí. Pray this desperate prayers. Don't let the voice of the next person to you be louder than yours. The bible says by the time blind Bartimaeus started to get desperate. Bíbélì sọ pé put a break on Jesus. I know the Bible says, In the day that I cry, then shall my enemies turn back. These I know. For oh, God is with me. You will cry. this is not, this is not uh, just prayer, it's a cry. Ìgbé ohùn ẹni sókè ni. You will shout this loud and clear. Ẹ ó gbóhùn sókè láti wí eléyìí lóhùn tó yẹ. My father. Maseteleke Jesus' name we pray. Say angels of my breakthrough. Ẹ̀yin Locate me now. In the name of Jesus. That's right. In Jesus' name we pray. Power of satanic diversion. Lose your hold upon my life. In the name of Jesus. Open your mouth and pray like that. Powers of satanic diversion. I refuse to be diverted. In the name of Jesus. In Jesus' name we pray. Harvest eaters. Ẹ̀yin tí ń jẹ ìkórè. Harvest killers. Ẹ̀yin tí ń pa ìkórè. In my life. Tó wà láyé. Dáa! Ẹ In the name of Jesus. Ní orúkọ Jésù. That's such Ó dà Something is happening to somebody over there. Òkan ṣẹlẹ̀ sẹ́nìkan lọ́hùn yẹn. Jesus' name we pray. Say, My Father. pray. Ní orúkọ Jésù la kàdúrà. I shall reach where my enemy said I will not reach. Wọ́n ó dé ibi tí àwọn ọ̀tá mi kò lè dé. In the name of Jesus, open your mouth and declare that one to you. Ẹ̀mí kẹ pàṣẹ lèyí náà. I shall reach where my enemy says I will not reach. Wọ́n ó dé ibi tí àwọn ọ̀tá mi kò lè dé. In the name of Jesus. Ní orúkọ Jésù. Jesus name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. These next two prayers. Àdúrà méjì tó kàn yìí. Pray them the way you've never prayed before. Ẹ gbà ò ti gbàdúrà rí. Pray from your heart. Ẹ láti inú ọkàn yín wá. When God is shouting on your head. Nígbà tọ́lọ́run bá ń ké tantan lẹ́yìn lórí. Where art Pé níbo lẹ́wà. It is a cry of lamentation. Ìpè ìpohùn rere ẹkún ni. Where art Pé níbo lẹ́wà business wise. nípa ti òwò. where are thou. níbo lẹ́wà. marriage wise. nípa ìgbéyàwó. where are thou. níbo lẹ́wà. career wise. nípa iṣẹ́. where are thou. níbo lẹ́wà. financial wise. nípa ìṣúná owó. the where are thou is you are not where I want you to be. ìbéèrè níbo lẹ́wà yìí sí pé ò sí níbi tó yẹ kẹ́ ẹ wà. can you now shout this louder than anyone around you. ẹ̀gbọ́n òsókè láti kí gbélé. where is the Lord God of Elijah. Níbo ni Olúwa Ọlọ́run Èlíjà wà? Catapult me to my next level. Tàmí pa sí ìpele mi tó kàn. In the name of Jesus. Ní orúkọ Jésù. Catapult me to my next level. Tàmí pa sí ìpele tó kàn mí. Jesus' name we pray. The powers. Assigned to make me miss my way. You are a liar. Irọ́ In the name of Jesus. Power assigned to make me miss my way. Yes. Benny. Yes. pé wọ́n. In Jesus' name we pray. Ní orúkọ Jésù. Shout loud and clear. Ẹ kí gbélé lóhùn tó já gara. Satanic bankers. Ẹ̀yin oníṣẹ́ ìfowópamọ́ Sátánì. Pursue my finances. Tó ń lépa ìṣúná owó mi. I bury you now. Mo gbé yín sí báyìí. Jesus. Ní orúkọ Jésù. Somebody is breaking through over there. Ẹnìkan là àlàjá lọ́wọ́ yẹn. Yes. Bẹ́ẹ̀ni. Deal with the bankers of darkness. Ẹ dojúkọ àwọn akápò tí o kù. Àkọ́pọ̀rì àríyàn. Àríyàn. Òbólé kàtàkàbọ̀sì. Yes. Bẹ́ẹ̀ni. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Okay, what is happening over there? Ẹ tó ń ṣẹlẹ̀ lọ́hùn yẹn. You prayed before coming to this meeting. Kó tó di pé wá sí ìpàdé ẹ àdúrà. And the Lord was whispering in your ear. Olúwa sì ń sọ sí etí ìgbọ́ Promotion. Ìgbéga. Promotion. Ìgbéga. I don't know who you are. Mi ò mẹ́ni tẹ́ ẹ jẹ́. But as a result of the prayer you prayed just now. Ṣùgbọ́n látàrí àdúrà tẹ ṣẹ̀ṣẹ̀ gbà nísìnyí. The promotion shall be double. Ìgbéga á di ìlọ́po méjì. Every pharaoh. Gbogbo Fáráò. Pursue my Moses. Tó ń lépa Mósè mi. Die in the Red Sea. Ẹ̀kú sínú òkúta. In Jesus. Ní orúkọ Jésù. That's right. Ó dà name we pray. Ní orúkọ Jésù la gba àdúrà. What kind of thing is this? Irú nǹkan wo leléyìí jẹ́? There is a cowrie. Ẹyẹ owó kan wà. Hidden by the enemy. Tí ọ̀tá fi pamọ́. In the left breast of someone. Ní ọmú apá òsì ẹnìkan. Right there where you are. Níbi tẹ́ ẹ wà gangan. That breast, that breast. Ọmú ni ọmú náà. It's on fire. Ó wà ní inú iná. And the cowrie of darkness Ẹyọ owó tí òkùnkùn yìí. Is burning. Ó ń jó. Burning. Ó ń jó. Let there be silence. Ẹ jẹ́ kí ìdákẹ́jẹ́ wà. The carry is coming out. Owó ẹyọ náà ń jáde. Now the person over there. Ẹni náà nìyẹn lọ́hùn yẹn. Yes, he's been hiding there for years. Bẹ́ẹ̀ni fún ọ̀pọ̀ ọdún ló ti ń farasin síbẹ̀. Just touch that place now. Bẹ́ẹ̀ni ẹ fọwọ́ kan ibẹ̀ yẹn nísìnyí. But the hardness has vanished. Ẹ rí pé tó le koko níbẹ̀ ti pòórá. Kapota ibo sandia. Tàgùbìnlá. Bẹ́ẹ̀ni. That's right. Ó dáa bẹ́ẹ̀ wicked powers of my household. Ẹ̀yin agbára ìkà ìdílé mi. Be grace by fire. Ẹ gba ìtìjú nípa ní orúkọ Jésù. begin to pray like that. Ẹ̀la inú kẹsì bẹ̀rẹ̀ sí gbàdúrà bẹ́ẹ̀. Somebody is supposed to be shouting this loud. Ó yẹ kẹ́nìkan gbóhùn rẹ̀ sókè nísìnyí. Thank you Jesus. Ẹ ṣeun Jésù. Ẹ ṣeun Jésù. Makatenda Raboshende. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Say any power. Agbára kágbára. Struggling to redesign my destiny. Tó ń jìjàkadì pẹ̀lú mi láti tún àyànmọ́ mi dá. You are a liar. Irọ́ rẹ̀ kú. In the name of Jesus. Ní orúkọ Jésù. That's right, Odabe. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Say power. Agbára. To discover myself láti ṣe àwárí ara mi. Fall upon me now. Bàlẹ́ mi nísìnyí. In the name of Jesus. Ní orúkọ Jésù. Power to discover myself. Agbára láti ṣàwárí ara mi. Fall upon me now. Bàlẹ́ mi nísìnyí. In the name of Jesus. Ní orúkọ Jésù. Thank you Jesus. Ẹ ṣeun Jésù. pray. Ní orúkọ Jésù la gbàdúrà. If you are that person here. Tó bá jẹ́ pé iná lẹ́nu wà ní. A strange bird. Ẹyẹ àjèjì kan. Defecated on your head. Ó yàgbẹ́ lẹ́yìn lórí. This is not a dream. Àlákọ́. If you are that person. Tó bá jẹ́ pé ilé ẹni náà. No matter which of the deuteronomy you are. Nínú gbọ̀ngàn yóò tẹ́ bá wà. Find a way to this altar. Ẹ wá ọ̀nà kẹ wá síbi pẹpẹ yìí. Be on your knees. Kẹ̀sì lórí eékún yín. It's not an ordinary bird. Kì í ṣe ẹyẹ lásán. Find a way to this altar. Ẹ ọ̀nà kẹ wá síbi pẹpẹ yìí. The rapture feces fell on your head. Ìgbọ̀nsẹ̀ náà orí yín ló bàlé. Just find a way to this altar. Ẹ ọ̀nà kẹ wá síbi pẹpẹ yìí. Kẹ̀sì wà lórí eékún yín. You are going to they are going to anoint you here. A ó fi òróró yàn yín nísìnyí. To cancel that evil ordination. Láti fagilé ìfòróyàn búburú náà. Say every wind of infirmity. Gbogbo afẹ́fẹ́ àìlera. Can you shout it loud? Ẹ̀gbọ́n wí sókè. Vanish by fire. Pòórá nípa iná. In the name of Jesus. Ní orúkọ Jésù. Open your mouth and begin to say it. Ẹ la inú kẹbẹ̀rẹ̀ Every wind of infirmity. Gbogbo afẹ́fẹ́ àìlera. Vanish by fire. Pòórá nípa iná. Yes. Bẹ́ẹ̀ni. In Jesus name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Evil marks. Àmì búburú. Assigned to torment me. Tí wọ́n yàn láti dá mi lóró. Can you say that loud and clear? Ẹ wí eléyìí lóhùn òkè. You are not saying it well. Ẹ ò sọ dáadáa. Backfire. Tá In the name of Jesus. Ní orúkọ Jésù. Something is going on here this morning. Òun kan lọ lọ́wọ́ ní ìlú òwúrọ̀ yìí. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Foundational captivity. Ìgbèkùn ti ìpìlẹ̀. Can you say it loud? Ẹ̀gbọ́n yín sókè. Assigned to stop me. Tí wọ́n rọ́ láti dá mi dúró. Can you say that again? Ẹ̀wí lẹ́ẹ̀kan sí. You are a liar. Irọ́ lẹ pa. Ẹ In the name of Jesus. Ní orúkọ Jésù. Foundational captivity. Ìgbèkùn ti ìpìlẹ̀. Assigned to stop you. Tí wọ́n rọ́ láti dá mi lé Stop them now, stop them now. Dáwọn dúró nísìnyí, dáwọn dúró nísìnyí. Jesus name we pray. Ní orúkọ Jésù lágbàdúrà. Every power. Gbogbo agbára. Waging war against my testimony. Tó ń gbógun ti ọ̀rọ̀ ẹ̀rí mi. I bury you now. Mo gbé yín sí báyìí. In the name of Jesus. Ní orúkọ Jésù. wọn sí báyìí. In the name of Jesus. Ní orúkọ Jésù. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Say thank you Jesus. Ẹ wí pé Jésù ṣeun. The Lord said I in this meeting this morning praying really hard. Olúwa níyàn kan wà nínú ìpàdé tó ń gbàdúrà kíkan kíkan. And the reason you are praying hard. Ìdí rẹ̀ tẹ fi ń gbàdúrà kíkan kíkan. Is because you want to become a professor. O ní pé ẹ fẹ́ di professor. The Lord said I should tell you. Olúwa ni wí fún yín. That you will become a professor. Pé ẹ ó di professor. And those interests in your way have been cleared away now. Àwọn ohun ìdíwọ́ lọ́nà yìí láti mú kúrò nísìnyí. Say every fountain of poverty. Gbogbo orísun ìṣẹ́. Of my father's house. Ti ìdílé bàbá. Dáa! Ẹ In the name of Jesus. Ní orúkọ Jésù. Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Let there be perfect silence. Ẹ jẹ́ kí ìdákẹ́jẹ́ pípé wà nísìnyí. There are three persons here. Àwọn ènìyàn mẹ́ta wà níhìn. The eaters of flesh and drinkers of blood. Àwọn jẹranjẹran àti mùjẹmùjẹ. They have done their worst to your body. i I'm just going to count seven from here. And they will have to return to your body everything. They have eaten or swallowed. Tí wọ́n ti jẹ tàbí tí wọ́n The one in the heart region. Èyí tó The one in the intestine. The one in the womb region. tó wà nínú àgbègbè tí ilé ọmọ perfect silence. ẹ jẹ́ kí ìdákẹ́jẹ́ pípé wà. father baba. your word says. ọ̀rọ̀ yín wípé. when the foe my foes. nígbà tí àwọn ọ̀tá. and the wicked. àwọn ẹni bí come upon me to eat my flesh. wọ́n bá súnmọ́ mi láti jẹ́rùn ara mi. wọ́n kọsẹ̀. and they fall. wọ́n sì ṣubú. father on these three persons. bàbá fún àwọn ènìyàn mẹ́ta wọ̀nyí. organs that have been taken away. àwọn ẹ̀yà ara wọn tí wọ́n ti gbé lọ. ti gbé lọ. you the eaters of flesh and drinkers of blood. ẹ̀yin jẹranjẹran òun mujẹmujẹ. hear the word of the lord. gbọ́ ọ̀rọ̀ olúwa. everything you have taken away. ohun gbogbo tẹ ti kó lọ. it's time to return it. ó tú àkókò láti dá wọn padà. as I count seven now. bí wọ́n ti ká nǹkan méje. rush those organs back to where you stole them. ẹ gidi kẹsì dá gbogbo àwọn ẹ̀yà náà padà síbi tẹ́ ti jí wọn. one. ení. two. èjì. three. ẹ̀ta. four. ẹ̀rin. five. àrún. six. ẹ̀fà. seven. èje. Say serpents and scorpions ẹ̀yin ejò àti àkéékèé. Working against my destiny. Tó ń ṣe lòdì sí àyànmọ́ mi. Dry up. Ẹgbẹ́. Die. Ẹ In the name of Jesus. Ní orúkọ Jésù. Deal with the serpent and scorpions. Ẹ dojúkọ àwọn ejò àti àkéékèé náà. Baparia. Peter said, Jesus' name we pray. The foundation of wickedness. In my family. In the name of Jesus. Jesus. name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Magnet of bad luck. Òǹfà orí burúkú. I am not your candidate. Ayé mi ò ah! In the name of Jesus. Ní orúkọ Jésù. name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Anything you like, put inside this prayer. Ohunkóhun tó bá wù yẹn fi sí àlàfo àdúrà If you like career. Tó bá wù iṣẹ́ yín. If you like family. Tó bá wù yín ẹbí. If you like destiny. Tó bá wù yín àyànmọ́. Just put whatever you want to put inside. Ẹ fi ohun tó bá wù yín sí àlàfo náà. I separate my career. Mo ya iṣẹ́ mi sọ́tọ̀. From every witchcraft program. kúrò nínú gbogbo ètò àjẹ́. in the name of Jesus. ní orúkọ jẹ́ begin to separate it. ẹ bẹ̀rẹ̀ sí yà wọ́n sọ́tọ̀. Thank you, Jesus. In Jesus' name we pray. Ní orúkọ The powers. Ẹ̀yin agbára. waiting for my breakthrough. Tó fi kàkà kàkà. Ẹ̀túká. In the name of Jesus. Ní orúkọ Jésù. Ma pọ́lí kàtẹ́sẹ̀kẹ́ àkàyàmà. Scatter them. Today is today. Enough is enough. Nílò ni ó ti tó ga. Jesus' name we pray. Ní orúkọ Jésù. Say opportunity killers. Ẹ̀yin tí ń pa àǹfààní. What are you waiting for? Ilẹ̀ tún dúró sí. Ẹ̀kú name of Jesus. Ní orúkọ Jésù. Opportunity killers. Ẹ̀yin tí ń pa àǹfààní. What are you waiting for? Ilẹ̀ ń dúró ṣe. Die in the name of Jesus. Ẹ̀kú ní orúkọ Jésù. Màkàtẹ́ sẹ́tẹ́ndẹ́kẹ́ yàgò ṣe ń tẹ́ra bá sáńtẹ́. Yes. Bẹ́ẹ̀ni. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la Dark powers. Ẹ̀yin agbára òkùnkùn. Flying against me. Tó ń fò lòdì sí mi. Fall down and die in the name of Jesus. Ẹ fò sọ́lẹ̀ kẹ kú ní orúkọ Jésù. Open your mouth and deal with them. Ẹlẹ́nu kẹ dojú kọ Thank you Jesus. Ẹ ṣeun Jésù. In Jesus' name we pray. Stretch your right hand towards me again. Father. Bàbá. Your word says. My yoke is easy. And my burden is light. Father, anoint these hands now. To destroy every evil load. In the name of Jesus. Lay that hand on your head now. Ẹ ọwọ́ náà lé orí yín lọ́sìn. And shout this louder than anyone around you. Kẹ̀sì kí gbélé lóhùn rárá ju ẹnikẹ́ni tó wà ní ẹ̀sìn lọ. Any evil load. Gbogbo ẹrù ibi. Placed on my head. Tó mi lórí. In the sleep. Lójú oorun. Backfire. Ta padà. Any evil load. Gbogbo ẹrù ibi. Placed on my head. Jésù la gba àdúrà. I'm going to count seven from here. Wò ó ka òǹkà láti hìn. Smite that head. Ẹ gba orí náà. One. Ení. Mm-hmm. Two. Èjì. Three. Ẹ̀ta. Four. Ẹ̀rin. Five. Àrún. Six. Ẹ̀fà. Seven. Èje. That's right. Ó dà bẹ́ẹ̀. is Ó ń ṣẹlẹ̀. Now with that hand. Nísìn pẹ̀lú ọwọ́ yìí. Anywhere you are having infirmity in your body. Agbègbè yòówù tí àìlera bá wà nínú àgọ́ ara You are going to smite it. Ẹ ó gba ibẹ̀. Not twenty-one times. Kì í ṣe nígbà mọ́kànlélógún. But forty times. Ṣùgbọ́n nígbà ogójì ọ̀tún. Get yourself ready now. Ẹ múra yín sílẹ̀ nísìn. Let's go. Ó yá. Smite it. Ẹ gbà Makatenda ribo satia. Ribo pọ̀. Likatende sickness. Every witchcraft sponsored infirmity. Lose your hold now. Infirmity in the head. Infirmity in the eyes. Infirmity in the legs. Infirmity in the womb. Infirmity in the body. Infirmity in the soul. Infirmity in the spirit. Out, out, out, out, out, out, out, out, out, out, out, out, out. That's the power of God coming upon you. Out in the name of Jesus. Aha! Bẹ́ẹ̀ni. Yes. Bẹ́ẹ̀ni. The witchcraft arrow. A ọfà tí a jẹ́. In the womb. Tó wà ní ọmọ. In the breast. Tó wà nù ọmọ. Out. Out. Jáde. Out. Jáde. Out. Jáde. Out. Jáde. Out. Jáde. Smite it well. Smite it well. Gbàdàdà gbàdàdà. Yes. Bẹ́ẹ̀ni. This is not a money to negotiate. Òwúrọ̀ tẹ́lẹ̀ yàn ń dúnàdúrà kọ́ yìí. A long time infirmity has just vanished. Yes, that's the power of God coming upon you. Amen. Amen. Shout this again loud and clear. Any power. Attacking my star. You are a liar. In the name of Jesus. Jesus then we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Say demonic mirrors. Jíjí ẹ̀mí òkùnkùn. Monitoring my life. Tó ń tọpinpin ayé mi. I want you to say it as a warning. Mo fẹ́ kẹ́ ṣọ́ kẹ́kẹ́ lórí ìkìlọ̀. Ẹ Can you shout it again? Ẹ kí ìpèrè lẹ́ẹ̀kan sí. What do you think you are doing? Kí ló ń Pray for in the name of Jesus. Ní orúkọ Jésù. Oh yes. Bẹ́ẹ̀ni. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Don't say this does not concern me. Ẹ má sọ pé lè yóò kàn mí o. Say plantations of darkness àwọn irúgbìn òkùnkùn in my house tó wà ní inú ilé mi ẹ kú ní orúkọ Jésù. Deal with the satanic plantation. Ẹ dojúkọ àwọn irúgbìn sátani. Deal with that satanic plantation. Ẹ dojúkọ àwọn irúgbìn sátani. Bàbá Tálẹ́ Kàtẹ́ndẹ́rẹ́ Abọ́sọ̀tọ̀ Ndayaba. Jesus' name we pray. Say every power. Gbogbo Opposing my laughter. Don't takò ẹ̀rín Scatter. Ẹ̀túká. In the name of Jesus. Ní Yes. In Jesus' name we pray. Ní orúkọ Jésù. Glory killers of my father's house. Ẹ̀yin tí ń pa ògo ìdílé bàbá mi. You cannot kill my glory. Ẹ ò lè pa ògo mi. Ẹ kú ní orúkọ Jésù. In Jesus' name we pray. Ní orúkọ Jésù. Poison in my body. Májèlé tó wà nínú àgọ́ ara mi. Ó tú àkókò. Dry up. Ẹgbẹ́ dàdú. Ẹ In the name of Jesus. Ní orúkọ Jésù. Poison in my body. Májèlé wọn ni tó wà nínú àgọ́ ara mi. Jesus name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Lay your right hand upon your head. Ẹ ọwọ́ ọ̀tún yín lé orí yín. Say any curse. Ègún kẹ́gún. Issued against my head. Tọ́ ṣe lòdì sí orí mi. My head, my head. Orí mi. Break in the name of Jesus. Bọ́ ní orúkọ Jésù. Open your mouth and say. Ẹ lẹ́nu kẹ́ wí eléyìí. Jesus' name we pray. Ní orúkọ Jésù A louder amen. Àmì A much louder amen. Àmì Say thank you Jesus. And we pray, Jesus, ó Bring out your tithes and your offering for this meeting. Jẹ́ ká mú ìdámẹ́wàá àti ọrẹ wa fún ìpàdé ìjáde. Father, we thank you for the tithes and the offering. Bàbá dúpẹ́ fún ìdámẹ́wàá àti ọrẹ wọ̀nyí. Let your hand be upon us for good. Ẹ jẹ́ kí ọwọ́ yín wà lára wa fún rere. Lay your hands upon our lives. Ẹ dá ọwọ́ ilé ayé wa. Do great and marvelous things for us. Ẹ ṣe owó ńlá tó ń ìyanu fún wa. To you, Father, be the glory. Bàbá tí yín ní gbogbo ògo náà. In Jesus' mighty name we pray. Ní orúkọ ńlá Jésù la gbàdúrà. Rise up on our feet, please. Ẹ jẹ́ ká dìde dúró. Thank you, Jesus. Thank you, Jesus. There is a word of prophecy. is it a wà. for as many. as we shout a seven thunder amen. ní seven thunder. Amen. Àmín bí àrá méje. The word of prophecy is this. Ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ náà lélẹ́yìí. The Lord said I should tell someone here. Olúwa ní kí n wí fún ẹnìkan níhìn. That he will give you a testimony that will wipe away your insult. Masika any wicked imagination gbogbo ìpètèpèrò fashioned against you shall backfire. that amen is too weak. àmì ìyá aláìrẹ̀ ló jẹ́. a seven fold méje. This is why I'm prophesying for somebody here. Ìdí rẹ̀ pé sọtẹ́lẹ̀ sí ayé èèyàn kan ní. Those who are imagining. Pé àwọn tó ń rò lọ́kàn. That you will run mad. Pé ó yà wèrè. They will run mad. Àwọn ni ó yà wèrè. Those that are imagining that you will come to them to beg for bread, they will come to you to beg for bread. Those who imagine in their hearts that you will be down, they will trample upon you. You will over trample upon them. In the name of Jesus. I prophesy upon you. Bẹ́ẹ̀ mo sọ tẹ́lẹ̀ sórí ayé yín. Every sickness assigned to stop your destiny. Pé gbogbo àìsàn tí wọ́n dá láti dá àyànmọ́ yín dúró. Shall die violently. Yóò kú ìkóró. In the name of Jesus. Ní orúkọ Jésù. Stretch your right hand towards me. Ẹ̀nà ọwọ́ ọ̀tún yín sí ọ̀dọ̀ mi nìyí. I prophesy upon your life. Mo sọ tẹ́lẹ̀ sórí ayé yín. That this year. Pé lọ́dún yìí. You shall have cause to celebrate. Ẹ ó ní ìdí láti ṣe àjọyọ̀. In the name of Jesus. Ní orúkọ Jésù. Not only that. Kì ṣe bẹ́ẹ̀ nìkan. You shall be in the center. Ẹ ó wà ní ọ̀gọ́gọ́ kan. Of divine signs and wonders. Iṣẹ́ àmì òun ìyanu. In the name of Jesus. Ní orúkọ Jésù. And the best effort of your enemy. Ìlàkàkà tó yanrantí tù látọwọ́ wọn. Shall end in painful failure. Yóò já sí ìkùnà tó kù. In the name of Jesus. Ní orúkọ Jésù. And these hands you are stretching here. Àwọn ọwọ́ tẹ̀sí nà sí yìí. These hands you are stretching here. Àwọn ọwọ́ tẹ̀ nà sí yìí. The kind of wealth it has never touched before. Irú ọrọ̀ tí o ti fọwọ́ kàn rí. Will bombard it in the name of Jesus. Yóò yàgò ní orúkọ Jésù. A seven fold man. Mi ní ìlọ́po méje. Father, I decree by the decree of heaven. Bàbá mo pàṣẹ nípa àṣẹ ọ̀run. Uh, the God that answered by fire. Ọlọ́run ti fi iná dáhùn. Shall answer your prayer by fire in the name of Jesus. Àwọn iná dáhùn àdúrà yín ní orúkọ Jésù. It is well with you. Yóò dára fún yín. The Lord blesses you from Zion. Olúwa yóò bùkún fún láti Sion. Make his face to shine upon you. Amójú rẹ̀ mọ́lẹ̀ sí ìlànà. And be gracious unto you. A sì ṣàánú fún yín. All the prayer requests say, O oh Lord, answer them by fire.